الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن اتبع هداه الحمد لله الذي جعل في كل زمان فترة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى وكم من قتيل لإبليس قد أحيوا وكم من ضال تائه قد هدوا فما أحسن أثرهم على الناس وأقبح أثر الناس عليهم ينفون عن كتاب الله تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين الذين عقدوا ألوية البدع وأطلقوا عقال الفتنة فهم مختلفون في الكتاب مخالفون للكتاب مجمعون على مخالفة الكتاب يقولون على الله وفي يقولون على الله وفي الله وفي كتاب الله بغير علم يتكلمون بالمتشابه من الكلام ويخدعون جهال الناس بما يشبهون عليهم فنعوذ بالله من فتن المضلين dájúdájú وبوكيت الله سبحانه وتعالى Allah subhanahu alékún kí àti gẹ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala kuma bá anábíwa muhammad sallallahu alaihi wasallam ẹn tó jẹ́ olólùfẹ́ wa ẹn tó jẹ́ ẹni tí ó mú wa mẹ́na ẹn tó ṣe pé al'umma yìí gbèsè tí a ní lórí lọ́rùn wa láti pé ní ẹ̀tọ́ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam kìí nǹkan tó ṣe kékeré tó rúkú ẹni tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tó ná sí wa ni láti fi wá sí ojú ọ̀nà ó sì dé ọ̀nà yẹn lórí ẹni kọ̀ọ̀kan wá láti pé àmánà yìí ká má yapa rẹ̀ ká sì máa tẹ̀lé alikun kẹrẹ àti gẹrẹ kó wá sí fún annabawa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará lè àtàwọn sàhábà rẹ̀ àwọn ẹni rere àwọn tán rọ̀ masúnnà nabi sallallahu alaihi wasallam kò sún wọn láti máa tẹ̀lé bẹ́ẹ̀ sì ni kò rẹ̀ wọn láti máa pẹ̀pẹ̀ sí àti gbogbo ẹni tí ó ma fi ìlànà nabi sallallahu alaihi wasallam tí ó ma fi ṣe ìlànà títí ọlọ́run bá subhanahu wa ta'ala yóò fi jogun ayé àti gbogbo ẹni tó wà lórí rẹ̀ tíra tí a fẹ́ bẹ̀rẹ̀ sí sálàyé àbí kí a fẹ́ ká òun náà ni tíra olùmọ̀gbà al-hafiz ibn rajab alhambali rahimahullahu ta'ala ọkọ̀ tíra náà sí ní kashful kurba an wasfi ahlil gurba kashful kurba an wasfi ahlil gurba ìtumọ̀ rẹ̀ ni pé kashful kurba mímú ìnira kúò àti mímú ìbànújẹ́ kúò fi wasfi ahlil gurba níbi ìsàlàyé ìròyìn àwọn àwọn tí wọ́n jẹ́ ẹni àjòjì àwọn tí wọ́n jẹ́ ẹni níbi ìsàlàyé wọn ká mú in tó lè máa fa kí a máa banújẹ́ àbí kí a máa rí nira kó lára àwọn tán jẹ́ àjòjì pẹ̀lú pé ká fún wọn ní àlàyé àtòrí ire tí ń bẹ fáwọn tó jẹ́ àjòjì ká mú in tó jẹ́ ìbànújẹ́ ká mú kó fún ẹni tó bá ń ṣe yìí méjì nípa pé kí ní nípa pé kí ni ìròyìn àwọn ẹni tó jẹ́ ẹni àjòjì gangan al yìí ọ̀hun ni tíra tí a fẹ́ wò gẹ́bà ise sọ ẹni tó kọ tíra yìí ohun náà ni al-imam al-humam al-hafiz al-mutqin al-allama imam al humam al hafiz al mutqin رحمه الله تعالى الملقب بزين الدين ọkọ̀ ẹni tó kọtíra yìí náà ni ẹni tí ó gbajúmọ̀ sí ẹni tí ó sápamá sí ọ̀pọ̀lọpọ̀ wa pàápàá jùlọ tí a bá jẹ́ ẹni tó ma ń wá ìmẹ̀ ìsìn ní ibi tó ti tọ́ àti ibi tó ti yẹ òun náà ni olùmọ̀ àgbà olùmọ̀ hadith olùdábòbò ẹ̀sìn ẹni tó mọ̀ àwọn ayẹ tí ma ń wọlé tọ hadithi lọ́tún lọ́sì ọ̀nà ni abdurrahman ibn ahmad ibn rajab so ọkọ̀ wọn náà ni abdurrahman so uh, ibn ahmad ibn rajab so wọ́n ma ń pè wọ́n ní abulfaraj abu abi abulfaraj so wọ́n máa ń pè wọ́n ní Abul Farj wọ́n sì máa ń fún wọn ní laqabu Zainuddin Zainuddin ní ẹwà so wọ́n bí wọn ní ìlú Baghdad ní ọdún 736 hijri so wọ́n bí al-Imam ibn Rajab wọ́n wọn ní 736 hijri wọ́n sì gba ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n kéwú yanjú ìmọ̀ hadithi ni Ọlọ́run subhanahu wa ta'ala ló darí àfáàsí lọ́pọ̀lọpọ̀ ohun ni wọ́n ní ìnáyà fún jù tàbá sọ báyìí kò túnmọ̀ pé bóyá wọn ò ní ìmọ̀ mí tó ní káwọn ní ìnáyà fún púpọ̀ kan gbárùkù ti púpọ̀ òun náà ni ìmá hadith àti ìmá rijal àti ìmá àlàyé in tó bá wà nínú hadith òun náà ló sì pé ọ̀pọ̀lọpọ̀ tírà fáyí in tó níṣe pẹ̀lú hadith náà wọ́n ma ń kọ́npa gẹ́gẹ́ bí Fathul Bari sharhu Sahih al-Bukhari tó sì pé ọlọ́wọ́ bọ̀ kádàrá pé àfọwọ́kọ́ tán tó fi kó láyé so àti tíra wọn jami' al-ulumi wal-hikam àtàwọn tíra wọn mìíràn dhailu tabaqati al-hanabila àti àwọn tíra oríṣiríṣi tí al-imam ibn rajab tí wọ́n fi ilẹ̀ fún al'umma yìí láti máa sànfàní látara rẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó bá wa sẹ́lẹ̀ sàdádá kọ̀nà kí ó bá wa kàwọn kún ẹni rí kọ̀nà bá kó foríjì wọn àwọn ẹsẹ̀ wọn lára àwọn tírà tí Al-Imam Ibn Rajab wakọ tó sì pé ó ṣàǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ ní àsìkò wáyé tí àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ń sọ àwọn orísìírísìí nǹkan nípa àwọn ẹni òdodo àwọn ashabul hadith wọ́n rí wọn sí gẹ́gẹ́ bí àwọn ọ̀tá gẹ́gẹ́ bí àwọn alákatakítí nínú ẹ̀sìn wọ́n sì rí na wọ́n gẹ́gẹ́ bí àwọn in tó fi bukata ni ẹ ká sẹ́rí padà kálọ̀wó bóò ni ẹn tó ti wà lórí òdodo kò ní torí pé àwọn èèyàn wọ́n wí wíkú yìí kó wá torí ẹ̀ kó wá fi òdodo lẹ̀ bóò lẹ́n tó ṣe pé ó ti ń gbọ́ àgbọ́yé ẹ̀sìn ní ojú ọ̀nà tó dá àti ní ọ̀nà àgbà tó fi ń lóore jùlọ bóò ni ò ṣe ní fi rún kan bẹ́ẹ̀lẹ̀ òun la fi wò pé kákàtíra àfáwà kí ọlọ́mà subhanahu wa ta'ala kó bá sán lẹ́sàn dáadáa tí wọ́n kọ láti fi sàlàyé ní pé àwọn owó gangan lẹ́ni òdodo àwọn owó gangan lájòjì àti pé kí ló dé sí nǹkan gidi wà bí kíyàn jájòjì ni síbi nínú ayé ẹn tó bá jájòjì ìfún gbogbo ma ń dé bá ní nínú ìlú kò ní lè rí tó bá wò ẹni tó bá jẹ́ àjòjì sí ìlú kan bóyá lọ sí ìlú kan sí ó láwọn ibi tó gbọ́dọ̀ dé ó láwọn ibi tí ó gbọ́dọ̀ dé ó ní tó gbọ́dọ̀ ṣe ó sì ní tí ó gbọ́dọ̀ ṣe kí a lọ fi wá ṣe pé àwọn ẹni òdodo àwa ń pè wọn ní ẹni àjòjì kí ni nǹkan gbogbo tí a fẹ́ bóyí níbi tíra yìí kí Allah subhanahu wa ta'ala kó sí rọrùn fún wa Al-Imam wọ́n bẹ̀rẹ̀ tírà yìí pẹ̀lú muqaddima wọ́n ní bismillahi rahman rahim ní orúkọ ọlọ́wọ́ bá ọba tó ṣe pé òun gangan lọ bá kẹ́ ọlọ́wọ́ bá tó ṣe pé òun gangan ní tó wọ́n máa ń ṣe ìkẹ́ so rahman sifatun dhatiyya rahim bá tó sọpọ̀ wọ́n ma ń ṣe ìkẹ́ fún àwọn ẹrú rẹ̀ al-imam ibn rajab bẹ̀rẹ̀ wọ́n ni bada al-islam ghariban wa sayaudu ghariban in ta fi sí àkọlé muqaddima wọn yẹn ọ̀rọ̀ ti síwájú wọ́n alhamdulillahi rabbil alamin ọpẹ́ fún allah olúwa gbogbo àgbánláyé pátápátá hamdan kathiran ọpẹ́ tó ṣe pé ó pọ̀ ni tayyiban mubarakan fihi tó tún wá makanga tó tún wá ní ọ̀pọ̀lọpọ̀ baraka kama yuhibbu rabbuna wa yarda gẹ́gẹ́ bí olúwa wa gẹ́bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ àti gẹ́bó ṣe yọ́nú sí akama yanbaghi àti gẹ́bó ṣe tọ́ li karami wajhihi fún iyì tí ń bẹ fún ojú Ọlọ́run ta'ala wa izzi jalalihi àti iyì agbára rẹ̀ àti ìgbangban rẹ̀ ẹ̀lẹ́nu Rajab wọ́n bẹ̀rẹ̀ láti máa yin Ọlọ́run Ọba subhanahu wa ní àwọn ẹ̀yìn tó ti pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sì máa san ẹrú ní ẹ̀san lórí ẹ̀ ní tó ṣe pé Ọlọ́run san ẹlẹ́san ní àwọn orí lórí mí a bá san ní al-Imam Ibn Rajab wọ́n tẹ̀síwájú wọ́n sọ pé ah, wa sallallahu ala sayyidina Muhammad wọ́n ni ẹ̀yìn Ọlọ́run bá subhanahu wa ta'ala ní àyè tó fi ń ga jùlọ kó mọ́ bẹ lórí annabi wa lórí asíwájú wa Muhammad sallallahu alaihi wasallam so ẹ̀yìn Ọlọ́run bá ní ń pè ní sọ́lá ẹ̀yìn Ọlọ́run bá tó mọ́ ń ṣe fún annabi níbi tó ga jùlọ tó bá ipá lọ sọ́lá fún annabi sallallahu alaihi wasallam o mọ́ túnmọ̀ ẹ̀yìn ọlọ́wọ́ bá fún annabi sallallahu alaihi wasallam ní àyè tí fi ń ga jùlọ ní ọ̀dọ̀ àwọn ẹni tó fi ń ga jùlọ ní ọ̀dọ̀ àwọn ẹni tó súnmọ́ ọlọ́wọ́ bá jùlọ wọ́n ni tàbáwá lọ sọ́lá fún ẹlòmí tó yàtọ̀ sí annabi sallallahu alaihi òun náà ni pé a ń tọrọ kí Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe ẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀ náà kó sì ṣe gbogbo rẹ̀ fún ah, wọ́n tẹ̀síwájú wọ́n ní wa ala alihi ìkẹ́yìnà àti ẹ̀yìnà kó ma bẹ lórí àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam gbogbo ni tó gbàgbọ́ náà annabi sallallahu alaihi wasallam wa sahbihi àtàwọn tó tún wá ṣe pé ìgbàgbọ́ ti wọn ó tún lẹ́sà òun náà ni àwọn tán gani annabi sallallahu alaihi wasallam tán bá lùgbà tí wọ́n sì ń sọ fún annabi pé àti gbọ́ àti gbà gbogbo tó bá fẹ́ lánà sí wasallama taslima àti ìkẹ́ ọlọ́wọ́ bá ní ìkẹ́ pàápàá kó ma bá gbogbo wọn من حديث أبي هريرة إنه حديث صحابة أقبناء تسكون هنا لقبة حديث وجوه أطول النبي محمد صلى الله عليه وسلم أبو هريرة كي الله بكبا كي أقبني تبا قولي أبو هريرة قال الله سبحانه وتعالى قبا فونين توي أقبني تبا سنفي أبو هريرة قال الله بكبا فونما وني عن النبي صلى الله عليه وسلم وني لا تدع النبي كي كي الله أطول عليكم وبا قال أصطي oní bada al-islam ghariban ẹ̀sìn islamu tẹ́ rí yíó ó bẹ̀rẹ̀ lájọ́jì ni wa sayaudu ghariban kama bada'a sẹwárí gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ lájọ́jì yẹn gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ní nǹkan táwọn yóò dáma yẹn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni ó padà gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ yóò padà sí gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ lájọ́jì fatuba lil eh anabi sallallahu alaihi wasallam sọ pé fatuba lil oríire kó ma bá àwọn ẹni àjòjì ayíkaka àwọn hadithi tán síwájú ká tó ma wò pé kí ni ìtumọ̀ ìkọ̀kan rẹ̀ alimami rajab tẹ̀síwájú wani wa kharajahu al-imam ahmad an imam ahmad náà wọ́n gbé jáde wa ibn majah àti alimami ibn majah min hadithi ibn mas'ud àwọn náà tún gbá látọ̀rọ̀ ibn mas'ud bi ziyadatin fi akhirihi pẹ̀lá àlékún kan nígbẹ̀yìn rẹ̀ wàhíyà òun náà ni pé qila ya rasulallah wọ́n ni rí òjíṣẹ́ ọlọ́wọ́ bá wa manil quraba àwọn àwó làjòjí àwọn àwó lẹni tí wọ́n dámà àwọn àwó lẹni táwọn èèyàn ó mọ̀ rí tí wọ́n ní jọ àwọn èèyàn wọ́n yapa àbí àwọn tó ṣe pé ìjọ kékeré ni wọ́n tí wọ́n lára lára lára ìjọ kan àbí lára ẹ̀yà kan àbí lára ìdílé kan so àwọn ìjọ kékeré kan ni wọ́n tó ṣe pé àwọn yàtọ̀ àwọn yàtọ̀ lára ìdílé kan gbogbo àwọn gbólóhùn yìí kọ̀ọ̀kan náà látúbọ̀ wá sálàyé wọn wà kharajahu Abu Bakr al-Ajurri wọ́n ní alimam abubakar al'ajurri wọ́n yọ àwọn náà gbé jáde nínú tírà wọn alimam ahmad náà gbé irú gbólóyìn náà jáde pé qila wa man hum ya rasulallah wọ́n ní àwọn awólẹ́ ní àjòjì yìí nígbàtí àwọn èèyàn bá ti tán bá ti bàjẹ́ tí gbogbo nǹkan bá ti tá tí àwọn èèyàn bá ti dàrú àwọn tí wọ́n mọ̀ tún nǹkan ṣe bí anábi sallallahu alaihi wasallam bí anábi ṣe ròyìn wọn nìyẹn ó tún tẹ̀síwájú alimọ́ ibn Rajab tẹ̀síwájú láti máa mú àwọn oríṣiríṣi ọ̀nà tí hadithi gbà wá wani wa kharajahu ghayruhu wa indahu wani àwọn àwọn náà yọ irú ẹgbẹ̀wá ìwá tó ní irú gbólóhùn báyìí òun náà sì tún gbà wá وإن قال الذين يفرون بدينهم من الفتن أما تسقموا مقبس وساكو نبي أدنو أما تسقموا مقبس وساكو نبي ببا أدنو تبان سلي وني وخرجه الترمذي وني الإمام الترمذي أنا أبا من حديث كثير ابن عبد الله المزني nínú hadithi nínú hadithi kathir ibn abdullah al-muzani an abihi látọ̀dọ̀ bàbá rẹ̀ an jaddihi látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ oni an nabi sallallahu alaihi wasallam oni annabi sallallahu alaihi wasallam sọ pé inna ad-din bada'a ghariban ẹ̀sìn yìí ó bẹ̀rẹ̀ ní nǹkan àjòjì ni wa sayarji'u ghariban yóò sì padà sí nǹkan tó jẹ́ àjòjì fatuba lil ghuraba orí rí gbogbo dáadáa kó máa bá àwọn ẹni àjòjì alladhina yuslihuna ma afsada an-nas alladhina yuslihuna ma afsada an-nas min sunnati àwọn tó sì pé wọ́n máa tún gbogbo nǹkan táwọn èèyàn ti bàjẹ́ nínú súnnà mi wọ́n máa tún ṣe akhrajahu at-tabarani al-imam at-tabarani náà min hadithi jabir nínú hadithi jabir عن النبي صلى الله عليه وسلم atọ́jú òjíṣẹ́ ọlọ́wọ́ bá kíkẹ́ ọlọ́wọ́ tọ́lá rẹ̀ kó ma bá wọ́n ni qila ya rasulallah nígbàtí wọ́n bí annabi pé àwọn owó làjòjì gẹ́nà wa man hum qila wa man hum ya rasulallah wọ́n ni àwọn owó ni wọ́n ire òjíṣẹ́ ọlọ́wọ́ wọ́n ni àwọn táwọn ma aidan min hadithi sahal ibn sa'id bi nahwi wọ́n ní wọ́n gbà wá náà látọ̀dọ̀ hadithi sahal ibn sa'id pẹ̀lú nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ akhrajahu imam ahmad wọ́n imam ahmad na gbà wá min hadithi sa'ad ibn abi waqqas inú hadithi sa'ad ibn abi waqqas an nabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam wa fi hadithi inú hadithi yẹn wọ́n bẹ pé fatuba yawma idhin lil ghuraba wọ́n ní o kó máa bá àwọn ẹni tó jẹ́ àjòjì lọ́jọ́ idha fasada an-nas nígbàtí àwọn èèyàn nígbàtí ọ̀rọ̀ wọn bá ti dàrú tí àwọn èèyàn bá ti bàjẹ́ tí nǹkan bá ti dàrú máwọn èèyàn lọ́wọ́ wọn ni wa kharaja al-imam ahmad wa tabarani wọn imam ahmad àti imam tabarani wọ́n gbà wá min hadith abdullahi bin amru no hadith abdullahi bin amru an nabi sallallahu alaihi wasallam qala wọn ni látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam sọ pé tuba lil ghuraba oríire kuma bá àjòjì o wa man al ghuraba àwọn bí annabi pé àwọn awó làjòjì qala qawmun qalil ó ní àwọn èèyàn kékeré ni wọ́n fi nasi su'in kathir tó ti pé wọ́n wà láàrin àwọn èèyàn burúkú tó pọ̀ gan man ya'sihim àwọn tí wọ́n ma ṣẹ̀ wọ́n tí wọ́n ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu aktharu mimman yuti'uhum yóò pọ̀ jù àwọn tí wọ́n ma tẹ̀lé wọn tí wọ́n ma gbọ́rọ̀ sí wọn lẹ́nu lọ wa rumiya an abdullahi ibn amr marfu'an wọn wọ́n tún gbà wá في حديث في هذا الحديث نينو حديث يبي قيل ومن الغرباء وني اوا وغنغني اجوجي قال آه، النبي صلى الله عليه وسلم سوقي الفرارون بدينهم اوا تي وان غبي اسين وسا اوا تي وان غبي اسين وسا يبعثهم الله تعالى مع عيسى بن مريم عليه السلام الله ابو غبي ما ديدي بلو النبي عيسى او مريم kí àlàáfíà ọlọ́run bá kó máa bẹ lórí ẹ̀ so nínú riwaya mi tó wà nú az-zuhd ti al-imam ahmed irú hadithi náà ni ó sọ pé alfarwaruna bidinihim kìí ṣe ní tíra mọ́ tí ń ká báyìí ọ̀rọ̀ tẹ̀mí gangan mọ́ sọ báyìí wani alfarwaruna bidinihim àwọn tó ma wípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò kan papọ̀ mọ́ anábi Isa alayhi salam níjọ gbíndé ni ibi tí ipò wọn ó gade ibi tí ọlá wọn ó gade àyè lẹ́fù tí ọlọ́wọ́ bó gbé anábi Isa sí bó ṣe jẹ́ anábi ọlọ́wọ́ bó gbé àwọn náà sí wọ́n ni alimami ibn Rajab wọ́n bẹ̀rẹ̀ sí oríṣiríṣi nǹkan ni a fẹ́ wòye sí tó ṣe pé ó dá lórí gbogbo ń tàà ti kà síwájú nǹkan láọ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò nínú gbogbo tí a ti kà síwájú òun náà ni pé hadithi yìí a fẹ́ sọ̀rọ̀ ní ṣókí nípa rẹ̀ nípa tó jọ mọ́ ìgbàwà rẹ̀ hadithi yìí ta bá sàkéèsí àwọn náà rí pé al Ibn Rajab wọ́n máa máa para hadithi ní ọ̀nà tó pọ̀ wá torí pé ọ̀nà tí hadithi gbà wá ọ̀nà tó pọ̀ ni àwọn olùmọ́sí sọ pé hadithi hadithun mutawatir hadithi tó ṣe pé wọ́n gbà wá lọ́pọ̀ ni hadithi tí ó ṣe jà níyàn ni hadithi tó ṣe pé ó dé level ó dé àyè tó ṣe pé ó dé ipò tó ṣe pé ó ga jùlọ ní ọ̀nà tá ma fi ń gba nǹkan wá òun náà ni pé kí àwọn èèyàn tó pọ̀ kí wọ́n gba hadithi wa lọ́nà tó sì pé kò sí ìjà níyàn pé àà ah, gbogbo wọn wà kójọpọ̀ lórí irọ́ àbí wọn wà kójọpọ̀ lórí àṣìṣe ah, eléyìí ò túmọ̀ pé hadithi tí ó bá jẹ́ mutawatira alẹ́ gbá ọ hadithi tó bá ṣe pé èèyàn kan náà ló gbà wá tẹ́niyàn náà tó sì jẹ́ ẹni táà fọkàtán kò sí tàbí ṣùgbọ́n ó ti di ọ̀ranyàn fún wa láti gbà wọlé àwọn sàhábà tó gba hadithi wa wọ́n pọ̀ gan لرا وني عبد الله بن مسعود عبد الله بن عمر عبد الله بن عمرو بن العاص عبد الله بن عباس أبو هريرة أبو سعيد الخدري جابر بن عبد الله سهل بن سعد الساعدي أنس بن مالك عبد الرحمن بن سنة سعد بن عبي وقاص سلمان الفارسي عوف المزني أبو درداء أبو أمامة واثلة ابن الأسقع أتوامين تنبى وننو عن صحابة النبي محمد صلى الله عليه وسلم orísì rísì ọ̀nà òun sì ni hadithi gbà wá tó sì pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ló fẹ́ ní gbogbo ẹ̀gẹ́ ló ní àlàáfíà pẹ̀lú pé gbogbo ẹ̀ ní ó ní àlàáfíà àfàwọn díẹ̀díẹ̀ nù rẹ̀ tó bá yẹ pé bóyá àlékún kan wà tó yí pé àwọn èèyàn nìkan wọ́n dá àgbà wá ìyẹn láfi ma wọ̀ pé àbóyá ah, àlékún yìí àlékún yẹn nìkan ni ó jẹ ń tà nígbà bọ̀ hadith yẹn gangan fúnra rẹ̀ nígbà tó ti ṣe pé ọ̀nà tó gbà wáyàn ó jẹ́ ọ̀nà tó lálàáfíà àgbà hadith yẹn wọlé so iná ni alimami ibn rajab asa isi pé alimami ibn rajab wọ́n mú àwọn oríṣiríṣi àlékún wá láti fi jẹ́ kí ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam kó yé wa wọ́n mú oríṣiríṣi ọ̀nà wá tí hadithi gbà wá tó ti pé àwọn àlékún kọ̀ọ̀kan wà níbẹ̀ àwọn àlékún kọ̀ọ̀kan wà níbẹ̀ tí ó jẹ́ kí hadithi náà yé wa sí èwo nú àwọn àlékún yìí ló wà lálàáfíà èwo nú rẹ̀ ni kò lálàáfíà in tó kùta fẹ́ gbéyàwó ni aláwọ̀kọ́ nínú àlékún yìí òun náà ni kí ni wọ́n kọ́kọ́ pè ní annuza'u min al-qaba'il kí ni gbólóhùn annuza'u min al-qaba'il tàbá lọ́wọ́ náà àwọn ma'ájímù wa àwọn dictionary tó ṣe gbẹ́kẹ̀lé pàápàá jùlọ lisanul arab annuza' wọ́n àwọn tó ṣe pé wọ́n gbé ti àwọn ìran kan àbí àwọn ìdílé kan àbí àwọn ẹ̀yà kan àbí àwọn àjọ kan alladhina yujawiruna qaba'il laysu minhum àwọn tó sì pé wọ́n gbé ẹ̀gbẹ́ àwọn ẹ̀yà kan àbáwọn ìlú kan àbáwọn tí wọ́n mú ìletò wọn síbì kan tó sì páwọn gangan ò sí lára àwọn ẹniyẹn so wọ́n ni alwahidu nazi'a ونازع فالنزيع وني ان تنقني نزيع هو الذي نزع عن اهله وعشيرته ان تبكو لاري awon ara le re láàrin àwọn mẹ̀lẹ́bí rẹ̀ so in tán pè ní nuza'un wọ́n ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí nuza'un tún ní tabalọ́wọ́ àwọn mu'jamu mi náà àwọn dictionaries mi wọ́n ní ah, نزع سموا نزاعا لأن أحدهم ينزع إلى وطنه أي ينجذب ويميل وني ní ìdí tó fi ń pè wọ́n nínú záà àwọn tó ṣe pé wọ́n dáyàtọ̀ àwọn tó ṣe pé wọn ò sí pẹ̀lú gbogbogbò ṣùgbọ́n àárín wọn náà wọ́n wà àbíkó ṣe pé wọ́n súnmọ́ wọn ṣùgbọ́n ẹ́ẹ̀rí pá yàtọ̀ ìtàn ní ànùzáà nìyàn gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àwọn dictionary Lárúbáwá so wọ́n ní ìdítà wá fi wọ́n pè wọ́n bẹ̀ torí pé wọ́n ní li'anna ahadahum yanza'u ila watanihi wọ́n ní wọ́n ma ń jẹ́ni tó ṣe pé wọ́n ma ń nága láti fẹ́ lọ ìlú wọn wọ́n ma ń nága láti fẹ́ lọ ìlú wọn wọ́n ma ń ní ẹ̀mí wọ́n ma ń nà sí pé kí wọ́n padà sí ìlú wọn ẹ̀mí ma ń padà sí pé kí wọ́n padà sí ti wá ìtàfin pè wọn nínú záà ni tàbáwọ àlàyé tí annabi sallallahu alaihi wasallam tó kọ́kọ́ fún àwọn gọ̀rọ̀bá àbí tó ti pé alimam ibn rajab tó kọ́kọ́ mú so àlàyé tó ti pé ó hàn gẹ́rẹ́gẹ́rẹ́ ni tó hàn sí gbogbo ẹni tó bá gbọ́ àgbọ́yé àwọn tó ń pè ní gọ̀rọ̀bá gangan àwọn tó ń pè ní àjòjì tó sì pé sì pamọ́ sí gbogbo ńlá káì gbogbo anáìláwọ́mọ̀ gbogbo ẹni tó bá sọ pé òun fẹ́ di ẹ̀sìn Ọlọ́run bá subhanahu wa àti bá sọ pé súnnà nabi sallallahu alaihi wasallam kò ní parẹ́ òun ó ma pẹ̀pẹ̀ sí òun ó sì ma lò pẹ̀lú àwọn ará ilé òun ẹni pé yóò yàtọ̀ sí gbogbo orú ìdílé tí ó bá ti wá láyé gbogbo orú ìjọ tí ó bá ti wá gbogbo orú ẹ̀yà tí ó bá ti wá gbogbo irú ìran tí ó bá ti wá ẹni pé yóò sì dá yàtọ̀ láàrin gbogbo èèyàn yóò sì dà bí ìgbà pé ó kàn wà láàrin wọn ni kìí sára wọn ìròyìn ó jẹ́ ìròyìn kan tó bá àwọn Quraba mu so wá lẹ́ sí ìròyìn sórinlẹ̀ sí sahihi ni látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam gẹ́ bí ó ṣe wá nínú hadithi tí alimami ibn Rajab tí wọ́n mú wá fún wa sórinlẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam bẹ́ àwọn olùmọ̀ àwọn àfá aládìí ti mí sọ pé kò rinlẹ̀ kí ni ìdítàn sọ pé kò rinlẹ̀ torí pé wọ́n ní àbí ishaq as-sabi'i wọ́n lóhun ló wọ́n bí hadithi wọ́n sì ni mudallis ni mudallis mukhtalitu ni ẹni tó ṣe pé ó ma ń ṣe tadlis nínú ma hadith ó ma ń fi nǹkan pamá látara pé kán bá bá fi mọ òdodo bóyá hadithi náà ó àbí kò rinlẹ̀ yóò fi nǹkan pamá lọ́nà ìgbà tí wọn ní fi mọ̀ bóyá òdodo ní tó ń sọ àbíkèèsè òdòdó àbíkò rílẹ̀ so ó tún wá jẹ́ mukhtalif ẹni tí ma ń da nǹkan pọ̀ ẹni tí ma ń da hadithi pọ̀ àbí tó ṣe pé ma ń da nǹkan pọ̀ má hadithi tó ṣe pé yóò jẹ́ kí èyàn má lè ṣe ìyàtọ̀ láàrin gbólóhùn annabi sallallahu alaihi wasallam gbólóhùn tí ó nílẹ̀ ni ẹlẹ́kejì nínú àwọn nǹkan tí alimami Rajab rahimahullahu ta'ala tí wọ́n mú wá nínú hadithan nabi sallallahu alaihi wasallam náà láti fi sàlàyé pé àwọn wo gangan àwọn gangan ní àjòjì wọ́n ni alladhina yuslihuna idha fasada an-nas nípa àwọn tí ó ma ṣe dáadáa àwọn tí ó ma tún nǹkan ṣe nígbàtí àwọn èèyàn bá ti bà nǹkan so tàbá kọ́kọ́ wo gbólóhùn yìí ó yàtọ̀ sí gbólóhùn mi tàbá padà bá pàdé wọ́n ni alladhina yuslihuna idha fasada an-nas tí wọ́n ma ṣe dáadáa nígbàtí so wọ́n ń fi ìgbà tí wọ́n táwọn ma ṣe dáadáa tí wọ́n ma wà lórí dáadáa yẹn tí wọ́n ma tún nǹkan sí yẹn wọ́n fi ń lọ àsìkò ni wọ́n fi ń lọ àsìkò túnmọ̀ pé àwọn ni wọ́n ma dáadáa lásìkò yẹn àwọn lẹ́mọ̀rí tí wọ́n wà lórí òdodo lásìkò yẹn tó se pé ó ní í ṣe pẹ̀lú nǹkan táwọn èèyàn ń ṣe gangan ni méjì la nabi sallallahu alaihi wasallam fi ròyìn wọn anábí ròyìn wọn pẹ̀lú pé wọ́n máa tún ìgbà ṣe tún wọ́n ròyìn pé wọ́n máa tún in táwọn èèyàn bàjẹ́ sí ìròyìn méjèèjì ó jẹ́ ìròyìn kan tó gaga tí anábí sallallahu alaihi wasallam tó fi ròyìn wọn so se ìròyìn yìí eléyìí tí anábí sallallahu alaihi wasallam kọ́kọ́ ròyìn wọn yìí ṣé orinlẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni orinlẹ̀ ìsinádẹ̀ rẹ̀ sahih ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tó ti wá bó ṣe pé àwọn ọbọ̀míwà tó ṣe pé dọ̀ífù ni bọ̀ in tó tẹ̀sùn ọjọ́ àbí in tó ti ẹ̀hàn gẹ́rí òun náà ni pé orinlẹ̀ ní àwọn oríṣiríṣi ọ̀nà tó pọ̀ gẹ̀ ah, òun náà ni pé وني الذين يفرون بدينهم من الفتن àwọn tí wọ́n ma gbé ẹ̀sìn wọn sá kó níbi àdánwò so eléyìí alimamu abubakar al-ajurri àwọn yóò jáde nínú tírà àwọn ash-shari'a ṣùgbọ́n àlàyé kìí ṣe àlàyé tó rinlẹ̀ so àwọn tí wọ́n ma gbé ẹ̀sìn wọn sá nígbàtí àdánwò bá ṣẹlẹ̀ kò yí se tó nílẹ̀ lọ́dà nabi sallallahu alaihi wasallam ní isnadan ṣùgbọ́n ní ìtumà a rí pé ìtumà tó bá àwọn ẹni tán pè ní àjòjì mú gẹ́rẹ́gẹ́rẹ́ ni ẹlẹ́ẹ̀kẹ́rin nínú àwọn nǹkan tí al-Imam Rajab tán mú wá láti fi sàlàyé pé àwọn owó gangan àjòjì wọ́n ni alladhina àwọn tí wọ́n ma tún táwọn èèyàn ti bàjẹ́ nínú súnnà mi annabi sallallahu alaihi wasallam tí wọ́n ma tún ṣe aha hadithi tán sọ ni ẹ̀rí pé hadithi aláwọ̀kọ́ wani alladhina yuslihuna idha fasada an-nas àwọn tí wọ́n ma ṣe dáadáa tí wọ́n ma tún kan ṣe ní ìgbà tí àwọn èèyàn bá ti bankan jẹ́ tán eléyìí wọ́n sọ pé àwọn èèyàn tí wọ́n ma ṣe dáadáa tí wọ́n ma tún kan ṣe nígbà tí àwọn nǹkan táwọn èèyàn bàjẹ́ nínú súnnà mi annabi sallallahu tí wọ́n ti fànká tí wọ́n ti dàrú ó ń sàlàyé wọn ní pé àwọn ni wọ́n mọ̀ tún ìgbà ṣe àwọn ni wọ́n jẹ ní pé nígbà yẹn nígbàtí àwọn yẹn bá ti bànkà jẹ́ ó lè má jẹun tó níṣe pẹ̀lú súnà nábì sallallahu ni wọ́n mọ̀ tún ìgbà ṣe wọ́n mọ̀ jẹ́ ni tí wọ́n mọ̀ tún tó mọ̀ ṣe dáadáa lásìkò yẹn ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ pé àwọn ni wọ́n mọ̀ mú súnà nábì sallallahu alaihi wasallam àwọn ni wọ́n ma sọ kó níbi gbogbo tó fẹ́ bàjẹ́ gbogbo tó fẹ́ dàrú ìyàtọ̀ wà nínú àlàyé méjèèjì dáadáa gẹ́gẹ́ bá ṣe wò nígbà tá bá ń wọ ìtumọ̀ gbogbo àwọn hadith ilẹ̀ ọ̀kọ̀kan ẹlẹ́ẹ̀karùn níbi àwọn ọ̀nà tí alimami Ibn Rajab alladhina yuslihuna idha fasada an-nas pé àwọn tí wọ́n ma tí wọ́n ma tún nǹkan ṣe tí wọ́n ma mú àlámọ̀rí padà lọ sí dáadáa ní ìgbà tí àwọn èèyàn bá ti tí ìbàjẹ́ bá ti borí àwọn èèyàn ok hadith sọ pé alladhina yuslihuna hina fasadi nas na'am wọ́n ní pé nígbà tí ìbàjẹ́ bá dé bá àwọn èèyàn nígbà tí ìbàjẹ́ bá dé bá àwọn èèyàn tí nǹkan ti dàrú tí ìdàrú àwọn èèyàn bá ti ṣẹlẹ̀ so hina fasadi nas so eléyìn sọ́rọ̀ ń bá pé gbogbogbà tí fasadu bá ṣẹlẹ̀ eléyìn náà yàtọ̀ sí hadith alákọ̀ọ́kọ́ pẹ̀lú pé gbogbogbà ó lè má ṣe pé àsìkò kan gbogbogbà táwọn èèyàn bá kódà ó lè ṣe pé àsìkò dáadáa ni táwọn but hina fasadi nas ní ìgbà táwọn èèyàn bá ti fẹ́ bà nǹkan jẹ́ báyìí àwọn ènìyàn yìí làwọn ní mọ̀ sí dáadáa àwọn ènìyàn yìí làwọn mọ̀ ní pé àwọn ẹni yìí wọ́n mọ̀ sí rí àwọn èèyàn padà sí dáadáa so àlàyé ń bọ̀ lórí gbogbo eléyìí náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí náà jẹ́ hadithi alékún iná jẹ́ nǹkan tó nílẹ̀ látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam bákan náà lára àwọn alékún tí alimọ́ ibn Rajab tó mú wá ó ní pé wọ́n ní qawmun àwọn ah, mú ilé ìnáwà ah, hadithi ó jẹ́ tó rinlẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam alikun iná jẹ́ tó rinlẹ̀ ìtumọ̀ rẹ̀ sí ni pé àwọn èèyàn kékeré láàrin àwọn èèyàn burúkú púpọ̀ tí ó ṣe pé àwọn tí wọ́n ma gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n kéré sí àwọn tí wọ́n ma ṣẹ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó ma so alikun iná rinlẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ hadithi wọ́n sì fi ní lẹ̀bẹ̀ gbogbo tí mo ń sọ yìí láti pé ká má fi jẹ́ kí ọ̀rọ̀ pọ̀ ni wà ílá ọba kí ma ka ìsinádìrẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tó sì pé kí ọ̀rọ̀ náà ṣe sókí kó bà fi ṣe wá láǹfààní pápá jùlọ ọ̀pọ̀lọpọ̀ wa kì í sí pé so lára àwọn àlékún tí alimọ́mọ̀ rọ́jà tó mú wá òun náà ni pé alfarwaruna bidinihim àwọn tí wọ́n ma gbé ẹ̀sìn wọn sá yab'athuhumullahu ta'ala ma'a Isa ibn Maryam nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbàwà hadith yí pé yawmal qiyama ní pé lọ́jọ́ ọgbìn dẹni o ọlọ́wọ́n isnadu tó gbà kò rinlẹ̀ alékún tí ó wáyì àwọn tí wọ́n ma gbé ẹ̀sìn wọn sáì ìsinádù tó gbàwà orinlẹ̀ so ìsinádù tó gbàwà kò so gọ́ ìbò sí ni àyín tó ṣe pé ìmá kọ̀kọ́ ni so a lè fi láákà ìwàwé so àmá aláwọ̀kọ́ tó ṣe pé alfarwaruna bidinihi àwọn tó ma gbé ẹ̀sìn wọn sá so ìròyìn tó bá àwọn gọ̀rọ̀ bá tó yí pé a padà rí inú àwọn ọ̀rọ̀ àwọn sahaba nabi wa muhammad sallallahu alaihi wasallam tó pọ̀ gan so àti ọ̀rọ̀ àwọn sálàfù wà rere tán ma fi ń ròyìn àwọn tó jẹ́ àjòjì eléyìí òun ni bí alimami rajab tó ṣe mọ́ hadithi wa eléyìí sí ni sókí nípa nǹkan tó ní ṣe pẹ̀lú isnad hadithi nípa rírin rẹ̀ káfí ma pé in ta wa àti tá ma gbọ́ àlàyé rẹ̀ in tó nílẹ̀ ní láìsí èméjì látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí tí ó bá nílẹ̀ àti pàkíyèsí wọ́ sí so èyí tí àwọn olùmọ́sẹ̀ yapa lórí rẹ̀ so ní pé sórílẹ̀ sí ònílẹ̀ so àti sàlàyé rẹ̀ náà àti sọ pé èyí tó fẹ́ tẹ́mi yẹn fẹ́ balẹ̀ sí jù òun náà ni pé ònílẹ̀ látọ̀dọ̀ Ànábì alékún yẹn nílẹ̀ látọ̀dọ̀ Ànábì sọ pé بدأ الإسلام غريبا ẹ̀sìn islamu ó bẹ̀rẹ̀ ní àjòjì kí ni ìtumọ̀ gbólóhùn tí annabi sallallahu alaihi wasallam wí alimamu shatibi inú muqaddima tí ra wọn al-i'tisam wani wa jumlatul ma'na fihi min jihati wasfi ghurba wani ìtumọ̀ rẹ̀ ní ṣókí láti abala pé àbí láti ojú pé annabi sallallahu alaihi wasallam ó ròyìn ẹ̀ pẹ̀lú pé pẹ̀lú àjòjì pẹ̀lú ìjẹ́ àjòjì ma zahara bil ayani wal mushahada in tó ti hàn sáwà náà ni pẹ̀lú ojú wa àti pẹ̀lú ìjẹ́rì wa in táwà náà وذلك أن رسول الله صلى الله عليه وسلم المو شاطبي نيغبا تان سالاي بي بدا الاسلام غريبا كيني توماري ما ني توماري ني بي اوجيشي الله صلى الله عليه وسلم بعثه الله تعالى على حين فترة من الرسل الله ọba gbé annabi sallallahu alaihi wasallam dìde ní àsìkò tó sì pé ìsinmi ni tí ó sí òjíṣẹ́ ìsinmi fún àwọn òjíṣẹ́ ni kèsì pé ọlọ́run ọba rán òjíṣẹ́ kankan láàrin àwọn ìgbà kìí sí pé àwọn òjíṣẹ́ ń tẹ̀lera wọn gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe máa ń ṣe fún àwọn Bani Isra'ila tó pé òjíṣẹ́ kan àwọn ànábì Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó wà ní ìgbà kan gan wọ́n lè pọ̀ gan ṣùgbọ́n tí ànábì sallallahu alaihi wasallam ò rí bẹ́ẹ̀ Ọlọ́run bá gbé ànábì sallallahu alaihi wasallam ní àsìkò iṣẹ́ fún ìmọ̀ ìsinmáṣẹ́ sáwọn annabi ọlọ́wọ́ bá àwọn èyàn ti wọ́n nánú fún ìwà tó pọ̀ wọ́n ni wọ́n fi jahiliyyati jahla wọ́n ni wọ́n sì wà nínú àìmọ̀kan tó gbókun wọ́n ni la tu'rafu min al wọ́n ni wọ́n ma ìlà kódà ẹni tí ó mọ òdodo bó ni ó ṣe tẹ̀lé wọn ò gbé nkankan láti fi máa fi gba ìtọ́ àwọn èèyàn padà níbi òdodo wọn ò gbé òfin kankan kalẹ̀ fún tọ́jọ mẹ́bẹ̀ balkanet tẹ̀ntẹ́ṣìlò ma wajadat alayhi àbá òhà yálà in tí wọ́n bá àwọn bàbá wọn lé lórí iná na fi ń sẹ́sìn iná na fi ń múlẹ́sìn wa mastahsanathu aslafuha àtàwọn tó ti síwájú wọn in tán rò pé dáadáa ni in tán fi ń sẹ́sìn nìyàn gbogbo nǹkan yìí láàrin ní bẹ̀rẹ̀ islam òun náà sì látún padà rí nígbẹ̀yìn islam min al-ara'i al nínú àwọn òrùrí tó ṣe pó ti tàṣẹ̀gẹ̀rẹ̀ kó lórí òdodo wa nahali al àtàwọn ẹ̀sìn tó ṣe pàwọn gangan wọn hún jọ kìí ṣe látọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala wal madhahibi mubtadi'a mubtada'a àtàwọn ojú ọ̀nà tó ṣe pé wọ́n dálẹ̀ ni fahina qama fihi sallallahu alaihi wasallam bashiran wa nadhiran nígbàtí annabi sallallahu alaihi wasallam tó wá dìde tọ́lọ̀ bá gbé e àtọ́lùpẹ̀pẹ̀ sí ojú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti ìmọ́lẹ̀ àti àtùpà fasur'ana ma aradu ma'rufahu bin nukr wani gbogbo dáadáa tí annabi sallallahu alaihi wasallam tó ń pẹ̀pẹ̀ sí ẹsẹ̀kẹsẹ̀ náà mọ́ bẹ̀rẹ̀ sí gbógun ti pẹ̀lú ìmá tako ọgọ́gẹ̀rù fi wájìí sawabihi bil ifki gbogbo dáadáa tí annabi sallallahu alaihi sí ma ń sẹsẹ́lẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí hun yọrọ máa ونسبوا إليه إذا خالفهم في الشرعة ونابذهم في, النح في النحلة كل محال wọ́n sì fi ti sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam nígbà tó ṣe pé annabi ya pa wọn níbi ẹ̀sìn tí wọ́n ṣe annabi sì gbógun ti wọ́n níbi ìjọsìn tí wọ́n láwọn ṣe gbogbo tí ó yẹ kí wọ́n fi ti sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n fi ti sí waramuhu bí anwa'il buhtan gbogbo oríṣi irọ́ àti àwọn àdáparọ́máyà òun ni wọ́n fi ti sọ́rọ̀ nabi sallallahu alaihi wasallam fataratan yarmunahu bil kadhib ọ̀pọ̀lọpọ̀ ọgbà nígbà míì wọ́n máa ròyìn nabi sallallahu alaihi wasallam pẹ̀lú òpùrọ́ wa huwa sadiqul masduq anabi sallallahu alaihi wasallam sì jẹ́ ẹni òdodo táwọn náà gbà lódodo láàrin wọn síwájú kọ́lọ̀ bá tó خبرا بخلاف مخبره بخلاف مخبره wọ́n ní ẹni tó ṣe pé wọn ò bá pé kó sọ nǹkankan kó wá yàtọ̀ sí bó ṣe sọ́rí wọn ò bá pé ó mú ìròyìn kan wá Ànábì sallallahu alaihi wasallam ó wá jẹni tó parọ́ bí ìròyìn ẹ wa karratan yaqulun láwọn àgbàmí wọ́n máa ń pààrà innahu majnun wọ́n ní annabi sallallahu alaihi wasallam wèrè ní ma'a tahqiqihim bi kamali aqlihi pẹ̀lú pé wọ́n mọ̀ pé annabi sallallahu alaihi wasallam ẹni tó pípérépéré ní làákàí ni wa bara'atihi min massi shaitani wa khabalihi wọ́n sì mọ̀ pé annabi sallallahu alaihi wasallam bọ́pàá bọ́sẹ̀ níbi pé kí shaitanu tó wá kó wá fọwọ́ bá annabi sallallahu alaihi wasallam àbí kó wá kó mú annabi sallallahu alaihi وإذا دعاهم إلى عبادة المعبود بحق وحده لا شريك له tí Ànábì sallallahu alaihi wasallam tó bá pè wọ́n sí bí ìjọsìn Ọlọ́run Ọba nìkan ṣoṣo ẹba tó ṣe pé kò lórogún qalu aja'ala al-alihata ilahan wahida wọ́n mọ̀ sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé so wá sọ gbogbo àwọn òsà àwọn gbogbo Ọlọ́run Ọba táwọn sìn ó wá sọ di Ọlọ́run Ọba ẹyọ̀kan inna hadha la shay'un ujab eléyìí nǹkan àjòjì ni ó in tó ń ṣe wálé mọ̀ ni ma'al iqrar بمقتضى هذه الدعوة الصادقة ثم بغبون تون سوينا àwọn gangan fún àwọn jẹ́rìí sí pé òdodo ní tán nabi sallallahu alaihi wasallam pípè sí wọ́n ní Ọlọ́run bá sọ pé fa idha rakibu fil fulki tí wọ́n bá wà nínú nínú nínú ọkọ̀ ojú omi da'awu allaha mukhlisina lahu ad-din wọ́n máa pe Ọlọ́run bá subhanahu wa ta'ala lẹ́ni tó ń sá fọ́ mọ́ ìsìn وإذا أنذرهم بطشة يوم القيامة لما تيان النبي صلى الله عليه وسلم طبعا كيلو إياه إياه تلككو جو قندي وجاء القيامة فهم أنكروا ما يشاهدون من الأدلة وسما تكببون تاوان غانا جرسي ننوان ويري على إمكانه نبي بين أورون فلان بلاتي سي wọ́n ma tako gbogbo tí annabi sallallahu alaihi wasallam fi ń mú ẹ̀rí wá pé ọlọ́wọ́ bó gbẹ̀yìn dìde wọ́n sì ma tako wa qalu a idha mitna wa kunna turaban dhalika raj'un ba'id wọ́n ní ṣégbà ta bá ti wá kú ta bá ti di yẹ̀pẹ̀ ah, ìsẹ́rí padà tó ṣe pé ó jìnà ní in tí ó lè ṣẹlẹ̀ ní wa idha khawwafahum niqmatallah nígbàtí annabi sallallahu alaihi tó lè fi jẹ wọ́n láyé tó bá fi dẹ́rùbà wọn qalu allahumma in kana hadha huwa alhaqqu min indik wọ́n ni ọlọ́wọ́ báwọ̀ tó bá yẹ pé eléyìí ni òdodo látọ̀dọ̀ rẹ̀ fa amtir alayna hijaratan min as-sama ọlọ́wọ́ bá ọ̀rọ̀ òjò kò fi yàjẹ́wá láti sánà aw itina bi adhabin alim àbí ọlọ́wọ́ bá ìyà tó lè kókó dákùn fi fi yàjẹ́wá i'tiradan ala sihhati ma akhbarahum bihi láti fi tako pé ìntà nàbí sallallahu alaihi wasallam mú wá kìí sòdodo ní pé kò lálàáfíà tó pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ni Ọlọ́run bó bá fi wá jẹ́ wá nígbàtà ń bèèrè fún yàyí wọ́n ni mimma huwa ka'inun la mahala wọ́n ni i'tiradan ala sihhati ma akhbarahum bihi mimma huwa ka'inun la mahala wọ́n wa idha ja'ahum bi ayatin khariqah tí annabi sallallahu alaihi wasallam tó bá wá mú àmì tó ṣe pé àríṣe mani kìí ṣe tí wọ́n bá sábà in tó yàtọ̀ sí tí ma ń ṣẹlẹ̀ ní iftaraqu fi ad-dalalati ala firqin wa ikhtarafu fiha bi mujarrad al-inad sallallahu alaihi wasallam níbi dá annabi mú yáwọn yẹni wọ́n lọ sí bí anu wọn ala firqin ní ìjọ níjọ واخترفوا فيها موسي ما هو ريسي ريسي كان لوري النبي صلى الله عليه وسلم مجرد العناد بل بها جدي كان له ما لا يقبله أهل التحدي إلى التفرقة بين الحق والباطل انتو سيبي ما لا يقبله أهل التحدي انتو سيبي àwọn tó سيبي àwọn fẹ́ ṣẹ̀sìn àwọn tí wọ́n fẹ́ ṣẹ̀sìn àti wọ́n ṣẹ̀sìn àwọn ò lè gbà wọlé ila tafriqati bayna al-haqqi wal-batil láti fi ṣe ìyàtọ̀ láàrin òdodo àti tó jẹ́ irọ́ kullu dhalika du'a'an minhum ila ta'assi bihim gbogbo tó wá ṣe yìí wọn ò kàn máa máa sífà nabi sallallahu alaihi wasallam lásán àti láti máa fi gbogbo ta nabi sallallahu alaihi wasallam wani wọ́n pé wọ́n fi ń pèpè sí pé káwọn ala ma yantahilun àti pé kí àwọn èèyàn kí wọ́n bá wọn mú kí wọ́n sì máa bá wọn ṣe irú ẹ̀sìn táwọn náà ṣe idha raw khilafa al-mukhalif tá má ti rí ẹnìkan tó yapa in tí wọ́n ṣe lahum fi batilihim in tí wọ́n ṣe tó ṣe pé ànú raddan lima hum alayhi wọ́n wa idha raw khilafa al-mukhalif lahum fi batilihim raddan lahum raddan lima hum alayhi wọ́n ni tán bá rẹni tó lórí táwọn ṣe yìí wọ́n ó rí gẹ́gẹ́ bí ìgbà pé in dá ń táwọn ń sọ padà in sì ń takon táwọn ṣe ni wọ́n ni wọ́n nabdhan lima shaddu alayhi yada dhanna wọ́n ni yóò sì fi sọ yóò sì fi wọ́n sì rí bígbà pé in sọnù in táwọn lè lórí in tó ṣe pé àwọn lè kòkòrò rí ẹ̀ wọ́n ni wa'taqadu idha lam yatamassaku bi dalilin أن الخلافة يوهن الثقة وني ويقبح ويقبح جهة, جهة الاستحسان وخصوصا إن اجتهدوا في, في الانتصار بعلم فلم يجدوا أكثر من تقليد الآباء وني واعتقدوا وني أويني وسنروقي إذا لم يتمسكوا بدليل nígbà tó ṣe pé àwọn tí wọ́n ń bọ nǹkan mí yàtọ̀ sọ́nà ọba yìí tánàbí ń pípẹ̀ sí ìwọ̀n òmú ẹ̀rí kankan wá annal khilafa yuhinu athiqata wọ́n ní nígbà tó ṣe pé ẹni tó bá yapa ẹni tó tí ẹni tí a bá yapa ẹni tó ṣe pé ẹni tí a jẹ́rìí ni so yóò jẹ́ kí nǹkan yẹn yóò jẹ́ kó lẹ yóò sì jẹ́ kí ọ̀nà tí kì ní ẹ̀dá yóò jẹ́ kó lẹ yóò jẹ́ kí ó bàjẹ́ wa khususan ina ijtahadu fil-intisari bi'ilmi pàápàá jùlọ nígbà tí wọ́n fẹ́ ran òsà wọn lọ́wọ́ pẹ̀lú pé kí wọ́n máa mú àwọn ẹ̀rí àwọn ọmọ wá wọ́n ní ìdí ní tọ́lọ́wọ́ bá fún fún wa ní ìrònípa nabi ibrahim kí aláfí ọlọ́wọ́ bá kọ́ ma bá fi muhajjati qawmihi níbi títí ń bá wọn yàn rẹ̀ jiyàn wọ́n ní ma ta'buduna ní pé wọ́n bí wọ́n pé kílẹ̀ ń jọ́sìn fún qalu na'budu asnaman fanadhallu laha aakifin wọ́n ní òsàlàwà ń jọ́sìn fún àwọn nǹkan yìí làwá sí ma ń tẹ̀bà ti pẹ̀lú qala hal yasma'unakum idh tad'un ṣé wọ́n gbọ́ yín nígbà tẹ́ ń pè wọ́n aw yanfa'unakum aw yadurrun àbí sán sẹ́yìn láǹfàní àbí sán wọ́n lè kópa lára báyìí qalu bal wajadna aba'ana kadhalika yaf'alun wọ́n ni a ah, báwa sí bá àwọn bàbá wa ni bọ́n sí mọ́n sí nìyàn fahadu kama tara an aljawabi alqati' almawridi mawridi su'ali ila al-istimsaki bi taqlidi al-aba alimamu kan lọ fèsì

bóyá láàrin tó ń sọ ọlọ́wọ́ bá ń sọ ilé láti sọ pé láti fi sàlàyé àwọn tó jẹ́ yehud pé àwọn yehud níta tún ma wọn mọ́ òun ni pé àwọn ń parọ́ pé tíra tí ó wà pẹ̀lú àwọn tẹ́lẹ̀ làwọn fẹ́ máa tẹ̀lé kẹbù sì sẹ́sẹ́ pé ànábì Isa alayhi salam ó ń sọ fún wọn pé òun ò wáyìí nǹkan kan padà ní balqalu inna wajadna aba'ana ṣùgbọ́n wọn ò ní tíra kankan tán tẹ̀ ń tẹ̀lé ala umma abáwọn lórí ẹ̀sìn kan ni wa inna ala atharihim muhtadu orí orí pa wọn sí láti máa tẹ̀lé faraja'u an jawabi ma ulzimu ila ila taqlid wọ́n sẹ́rí kò níbi pé ìbéèrè tí wọ́n bí wọ́n tó yẹ kí wọ́n fún wọn gangan ní ìdáhùn rẹ̀ lọ sí bí pé ìtẹ̀lé àfójú láàmà sí qala Allah qala ta'ala fa qala ta'ala Allah bá wọ́n sọ pé nígbà táwọn náà ti fèsì قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم lẹ́yìn ìgbà tí wọ́n tún wá sọ pé àwọn tá a bá àwọn bàbá wa lé lórí òun náà láàmà ṣe in tá a bá àwọn àfá wa lé lórí òun náà láàmà ṣe gbogbo tẹ́ bá mú wá ní òdodo àní tẹ̀lé in tá a bá àwọn àfá yìí lé lórí gbogbo àwọn àfá yìí eh in tá a bá wọn lé lórí làwọ́ mà tẹ̀lé ọlọ́bàníyàn qala walaw ji'tukum bi ahda mimma wajadtum alayhi aba'akum ta bá mọ́ tó tọ́nà ju tí àwọn bàbá yín wà lórí ẹ̀ lọ́nkọ́ ní tó ṣe pé ìmọ̀nà tí ẹ dáa ju tí àwọn bàbá yín wà lórí ẹ̀ ta bá mú wá fún yín kọ́ qalu inna bima ursiltum bihi kafirun la ilaha illallah wọ́n ni a gbogbo tó bá mú wá gbogbo tí wọ́n bá fi ránṣẹ́ à rukunan ila ma dhakaru min at-taqlid láti pé kan bá fi sẹ́rí padà lọ síbi tó ń sọ tẹ́lẹ̀ ni pé a fẹ́ máa tẹ̀lé àwọn bàbá wa ní tẹ̀lé afọ́jú láàbí jawabi su'al kèsì kún wọ́n fẹ́ dáhùn ìbéèrè tí annabi sallallahu alaihi wasallam bí wọ́n intaha kalamu al-imam shatibi rahimahullahu ta'ala so in ti al-imam shatibi bá ṣe ṣàlàyé gbólóhùn al-imam rajab ni ni pé bada gbólóhùn annabi sallallahu alaihi wasallam tí al-imam rajab wa ni pé bada al-islam ghariban anabi ah, ah, sallallahu alaihi wasallam tẹ̀síwájú pé wasayaudu goriban kama bada'a ní pé islam ó sì padà sí àjòjì gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ní pé islam ó padà sí àjòjì gẹ́gẹ́ bí ah, ó ṣe bẹ̀rẹ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní gbólóhùn tó wà nafis sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala sọ pé wa qawluhu sallallahu alaihi wasallam gbólóhùn annabi sallallahu alaihi wasallam pé thumma ya'udu qariban kama bada'a ní pé yóò padà sí gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ bayyinun yubayyinu shay'ain wọ́n ní nǹkan méjì ló ń ṣàlàyé sheikhul islam sọ pé gbólóhùn annabi yìí pé yóò padà sí gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ wọ́n ní nǹkan méjì ló ń ṣàlàyé ahaduhuma aláàkọ́nú àwọn nǹkan méjèèjì annahu fi amkinatin wa aznimatin wa azminatin ya'udu ghariban bainahum thumma yadhhar wọ́n ní yóò jẹ́ àsìkò kan yóò sì jẹ́ àyè kan tó sì pé ó jẹ́ àjòjì pátápátá tí wọ́n ò dá marara tí wọ́n ò dá òdodo annabi sallallahu alaihi wasallam wọ́n ò dá ọjọ́ na annabi sallallahu alaihi wasallam thumma yadhhar lẹ́yìn náà yóò wá hàn sáwọn yẹn ولهذا قال ونليني وفي سقوي سيعود غريبا كما بدأ يوبدا سياجوجي gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ وهما وهو لما بدأ غريبا ona ni pé nígbà tó bẹ̀rẹ̀ lájòjì la yu'raf wọn dama thumma dhahara wa 'urif laina wa han wa dama fakadhalika ya'udu hatta la yu'raf hatta la yu'raf gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni islam ó ṣe padà yóò padà máa padà sẹ́yìn yóò padà máa padà sí nǹkan tó ti pé wọn ò fẹ́ nílé dán tó jẹ́ òdodo islam ọ̀má thumma yadhhar wa yu'raf lẹ́yìn náà yóò wá hàn wọ́n wá rí man ya'rifuhu àwọn tí ó wá dáma pé à ah, òdodo islam gangan ni ta tó wà lórí ẹni wọn ó kéré gan fi athna'il amr nígbà ilé ìbá ń ṣẹlẹ̀ kama man ya'rifuhu awwalan gẹ́bù sí pé àwọn tó dáma níbẹ̀rẹ̀ náà nígbàtí annabi sallallahu alaihi wasallam kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn kéré gan wa yahtamilu annahu fi akhiri dunya wọ́n ní bákan náà ó tún lè túmọ̀ pé ní ìgbẹ̀yìn ayé o la yabqa musliman illa qalil illa qalil ní pé nígbẹ̀yìn ayé pátápátá àwọn tí ó jẹ́ mùsùlùmí wọ́n kéré gan wọ́n ní wa hadha innama yakunu ba'da ad-dajjal wọ́n ní ṣùgbọ́n ya'juj wa ma'juj àtàwọn ya'juj àti ma'juj inda qurbi sa'a nígbàtí ọlọ́run bá tígbàtí ìpayẹ́rẹ́ tó bá ti súnmọ́ wa hina idhin yab'athu Allahu rihan ní ìgbà náà ọlọ́run bá wà gbé atẹ́gùn ga dìde taqbidu ruha kulli mu'minin ọlọ́run bó fi gbẹ̀mí gbogbo ẹni tó gbàgbọ́ wa mu'minatin àti gbogbo ẹni tó gbàgbọ́ lóbìnrin thumma taqumu qiyamah thumma taqumu al-qiyamah lẹ́yìn náà فقد قال صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي أما جو كونية ونبنين الأمم على الحق أريد دموما لا يضرهم من خالفهم كونيكو قال ربا ببهم تبا يقاوا ولا من خذلهم ببهم تبا يقروا تقاوتي تفمولي تيو رانولو كونيكو قال ربا حتى تقوم الساعة تتتي أجاوبين تتيو في تلو باو في بيدي وهذا الحديث في صحيحين sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala sọ pé hadith yìí ó wà nínú sahihi méjèèjì wa mithluhu min iddati awjuh wọ́n ní in tó sì jọrú hadith yìí náà ó wá látàwọn láwọn ojú ojú pọ̀nà tó pọ̀ laqad akhbara as-sadiqul masduq ẹn tó jẹ́ olódodo tí wọ́n sì gbà lódodo wọ́n ní annahu ó ti fún wa nírò annahu la tazalu ta'ifatun ní pé ìjọ kan ò ní yẹ kò ní mumtani'atun min ummatihi ala al-haqq tó ti pé yóò máa bẹ lórí al'umma yìí yóò máa bẹ lórí dodo àìzáà tí wọ́n mọ̀ jẹ́ ẹni yìí tí wọ́n mọ̀ jẹ́ alágbára la yaduruhumul mukhalif àwọn tó ń yapa wọn tó ń gbógun tí wọ́n ní wọ́n ní sá wọ́n ní ṣe sùtá kẹ̀kẹ́ fún wọn wala khilafu alkhadhil àwọn tí wọ́n jàmbá wọn àwọn tó ń wọn kò ní kó bá wọn tó sì pé yóò jẹ́ àjòjì islam gangan fúnra rẹ̀ yóò jẹ́ àjòjì pátápátá lórílẹ̀ wọ́n ní pátápátá kulliha qabla sáà ìyẹn síwájú kí ìgbéǹde tó ṣẹlẹ̀ ni fala yakunu hadha eléyìí kèése ilé kèése before kèése síwájú kí ìgbéǹde tó ṣẹlẹ̀ wa qawluhu sallallahu alaihi wasallam bolo wa nabi sallallahu alaihi wasallam pé thumma ya'udu ghariban kama bada'a ní pé yóò padà sí wọ́n ni a'dhamu ma takunu gurbatuhu idha irtadda ad-dakhiluna fihi anhu wọ́n ni ìgbà tí yóò lejù tí ó lejù ní ìjẹ́ àjòjì òun ni ìgbà tó bá ṣe pé àwọn tán wọnú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń fílẹ̀ wọ́n ni wa qad bi qawmin yuhibbuhum wa yuhibbuna ọlọ́wọ́ padà mú àwọn èèyàn kan wá tó sọ pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ wọn wọ́n sì nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá azillatan ala almu'minin wọ́n rẹra wọn lẹ̀ fún àwọn mu'mini a'izzatin ala alkafirin azillatin ala almu'minin àbí ìbẹnu àtẹ́lù àwọn tán bẹnu àtẹ́lù wọn ìbẹnu àtẹ́lù látọ̀dọ̀ àwọn ẹni tán bẹnu àtẹ́lù wọn fa'ulahi yuqimunahu idha irtadda anhu ulaik àwọn ẹni yìí làwọn tí wọ́n mú ẹ̀sìn dó nígbàtí àwọn míì bá fílẹ̀ wa kadhalika bada'a ghariban wọ́n ni bó ṣe bẹ̀rẹ̀ ní wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gbà náà bí ó tún ṣe padà di àjòjì náà nìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ ayé àti ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò thumma yadhhar lẹ́yìn náà yóò tún wá hàn padà hatta yuqimahu Allah títí tọ́lọ́wọ́ bó ti wá fi rinlẹ̀ dáadáa azza wa jalla kama kana Umar bin Abdul-Aziz gẹ́gbẹ́ zai pé Umar bin Abdul-Aziz lamma waliya qad tagharraba kathirun min al-Islam nígbàtí Umar bin Abdul-Aziz tó fi jẹ wali tó fi dédé pọ̀ khalifa wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú islam ló ti di àjòjì ala kathiri minan nas sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hatta kana minhum tó fi dé pé in bẹnu àwọn èèyàn man la ya'rifu tahrim al-khamri la ilaha illallah tí ń bẹnu àwọn èèyàn tí ó mọ̀ pé ọtí gan ó ti jẹ́ ó ti di èwọ̀ ní pé èwọ̀ nínú islam fahadhara allahu bihi fil islam ọlọ́run ọba fi wá fi umar ibn abdul ma kana ghariban in tó jẹ́ àjòjì nínú islam ọlọ́run ọba fi hàn وفي السنن nínú àwọn sunan eh, nínú hadith annabi sallallahu alaihi wasallam sọ pé ah, hadithi wa nu sunan abi dawud àtàwọn ah, sunan mina wani inna allaha yab'athu li hadhihi al-umma alawa bo gbedede ni yo gbedede ni al-umma yi fi ra'si kulli mi'ati sana ní gbogbo ìbẹ̀rẹ̀ a ah, century kọ̀ọ̀kan man yujaddid laha dinaha ẹni tó ṣe pé yóò tún ẹ̀sìn mú wá lọ́tun ẹni tó sì pé yóò tún ẹ̀sìn mú wá yóò tún mú wá lọ́tún gẹ́gẹ́ bó ṣe wà láyé Ànábì sallallahu alaihi wasallam Shaykhul Islam sọ pé wa tajdid wọ́n ní ìmú ìtún ẹ̀sìn mú wá lọ́tún innama yakunu ba'da durus yóò sì ṣe pé yóò wá ìyóò wá lẹ́yìn ìgbà tí ẹ̀sìn wà tẹ́lẹ̀ àkóṣe pé ó ti kọ́kọ́ parẹ́ وذاك هو غربة الإسلام إن يغنغني إجاج الإسلام وهذا الحديث وني حديث تانكا فوايو يفيد المسلم yóò ṣe musulmi láǹfàní annahu la yaktammu bi qillati man ya'rifu haqiqata al-islam ní pé kó mọ́ ma banújẹ́ pẹ̀lú àwọn ìkéré ló ń ka àwọn èèyàn tó mọ òdodo tó ń jẹ́ islam gangan wala yudiqu sadruhu ọkàn rẹ̀ ò sì gbọ́dọ̀ fún pínpín bidhalik pẹ̀lú pé àwọn èèyàn tó mọ islam òdodo pọ̀ wala yakunu fi shakkin min din al-islam kó mọ́ jẹni tí ó mọ wà nínú iyèméjì nípa ìsìn islam كما كان الأمر حين بدأ كيبي الأمر ينسي ونبا تقوك بره قال تعالى اللهم سقوي فإن كنت في شك مما أنزلنا إليك تبا يكون سي مجي نبا تعصفون فاسأل الذين يقرؤون الكتاب من قبلك بي أمتون كاترا سواجو سينتلوا بصو يسودو دون أبيك يسودو إلى غير ذلك من الآيات nínú àwọn nǹkan tó yàtọ̀ sí nínú àwọn aya walbarohin àtàwọn ẹ̀rí àdálàtí ala sihhatil islam tó dá lórí ìjẹ́ òdodo islam wakadhalika idha tagharrab bákan náà nígbàtí islam bá di àjòjì yahtaju sahibuhu min al-adillati wal barahin ẹni tó bá jẹ́ ẹni tí ó ń rìn lórí ọjọ́ ọ̀nà yìí ó ní bùkátà sí àwọn ẹ̀rí àtàwọn in tí ó ma fi kúnra ila nadhiri ma ihtaja ilayhi fi nígbàtí alamari kọ́kọ́ bẹ̀rẹ̀ waqad qala lahu ọlọ́run bá sọ fún pé afa ghayra Allahi waqad qala lahu wọ́n sì sọ fún pé afa ghayra Allahi abtaghi hakaman wa huwa alladhi anzala ilaykumul kitaba mufassala wọ́n ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé sí ẹni tó wáyàtọ̀ sí ọlọ́run bá ní wà wá ní ẹni tí ó ma jẹ́ olùdájọ́ wa huwa alladhi anzala ilaykumul kitab ọlọ́run bá ló sì sọ tírà kalẹ̀ fún yín mufassala ní tó ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ والذين آتينهم الكتاب يعلمونه يعلمون أنه منزل من ربك àwọn tàà sì fún ní tíra síwájú wọ́n mọ̀ pé àbáwọn tàà fún ní tíra tàà sọ tíra ìkalẹ̀ fún nínú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n mọ̀ pé àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ti sọ wá bil haqqi lódodo fala takunanna la mubaddila li kalimati kò sí ẹni tí ó yí ọ̀rọ̀ Ọlọ́run bá padà wa huwa sami'ul alim Ọlọ́run bá lọ́wà tó gbọ́ Ọlọ́run bá lọ́wà tó mọ̀ wa in tuti' akthara man tó bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn yattabi'una illa dhann wọn tẹ̀lé kankan àyàfi ìròrí ọpọlọ wọn wa in hum illa yakhrusun wọn sì máa ṣe kankan àfi kama hùn kan míyàtọ̀ sí ẹ̀sìn ọlọ́ọ̀bá wa qala ta'ala ọlọ́ọ̀bá sọ pé am tahsabu anna aktharahum ẹ máa rò pé gbogbo islamu ni ó padà máa di àjòjì ó lè ṣe pé àjòjì lè wáyé nínú apá kan islam tó yí pé apá kan nínú islam làwọn èèyàn dámà kìí ṣe pé gbogbo islam làwọn èèyàn dámà Shaykhul Islam ni waqad takunu al-ghurbatu fi ba'd shara'i'ihi wọ́n lè ṣe pé apá kan nínú ẹ̀sìn islam làwọn èèyàn dámà waqad yakunu wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè yakhfa alayhi min shara'ihi ma yasiru bihi ghariban bainahum wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ kan náà ẹ̀sìn Islam ó ma ń pa masa wọn yàn tí ó fi wá di nǹkan bí sheikh islam rahimahullahu ta'ala bọ́n ṣe sàlàyé pé wa sayaudu ghariban kama bada'a anábi sallallahu alaihi wasallam sọ pé afatuba lil ghuraba eh, oríire kuma bá àwọn tó jẹ́ àjòjì fatuba lil ghuraba kí ni túnmà tuba kí ni gbólóhùn tuba kí ni túnmà rẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ gẹ́gẹ́ bọ́n ṣe sàlàyé rẹ̀ kí ni àìtúnmà rẹ̀ tabala wọnú tafsir al-imam ibn kathir rahimahullahu ta'ala al-imam ibn kathir wọ́n mú àwọn ọ̀rọ̀ wá láti fi sàlàyé pé kí ni a ń pè ní túbá kí ni oúnjẹ túbá kaka gbólóhùn al-Imam Ibn Kathir fún wa al-Imam Ibn Kathir sọ pé nínú gbólóhùn ọlọ́wọ́ tọ́lọ́wọ́ sọ pé alladhina amanu wa amilu salihat tuba lahum wa husnu ma'ab ní pé àwọn tó jẹ́ olùgbàgbọ́ وني ابن أبي طلحة صقي جايبي المام الكثير بس ينصى عن ابن عباس ونأثر ابن عباس فرح وقرة عين وني إن تنقل نطوبة وني دنو أتي تتوجو وقال عكرمة عكرمة صقي نعم ما لهم نعم ما لهم وني آه أم الداو انتم انتم بفوا وقال, وقال الضحاك وني ضحاك صقي غبطة لهم وقال إبراهيم النخعي خير لهم ونيا انتو مجنتا ويوم في جووني خير لهم انتو إبراهيم النخعي سوكوي انتو مجدادا فواني ونقال قتادة قتادة سوكوي يا كلمة عربية يقول رجل يقول رجل ونقولون لاربواني تمام ستين يوم سوكوي tí èyàn lè sọ pé túbalak ní pé túbalak ní pé tí a bá sọ pé túbalak ay asọ́ta khairan ní pé ah o se kòǹgẹ́ oríire وقال في رواية طوبى لهم بالإمام ابن كثير رحمه الله تعالى بس سلايي in tó ń pè ní tuba nìyàn wani wa qala wọ́n tún wọ́n bẹ̀rẹ̀ sí sáájú wọ́n ni wa hadhihi al-aqwal wọ́n ni gbogbo ọ̀rọ̀ yíò shay'un wahid nǹkan yóò kan soso náà ni la munafata bainaha wọ́n ni kò sí ìtakò láàrin rẹ̀ wa qala Sa'id ibn Jubair wọ́n ní Sa'id ibn Jubayr sọ pé an ibn Abbas wọ́n ní ibn Abdullah ibn Abbas sọ pé tuba lahum e hiya ardul janna wọ́n ní hiya ardul janna bil habashiyya wọ́n ní tuba in tan pè ni aljanna ní èdè àwọn Ethiopians wọ́n ní in tan pè tuba òun ni ilẹ̀ aljanna ní èdè àwọn أو حبشيين يعني وقال سعيد بن مسجوح طوبى اسم الجنة بالهندية وني طوبى وقتنك الجنة ني إداوان هند ني هندية وكذا رواه الصدي الصدي عن إكرمه طوبى لهم أي الجنة وبه قال مجاهد وننجي آه مجاهد ناصر وقال العوفى عن ابن عباس لما خلق الله الجنة وفرغ منها قال nígbàtí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó dá aljanna tán Ọlọ́run bá sọ pé alladhina amanu wa amilu salihat tuba lahum wa husna ma'ab dhalika hina a'jabathu nígbàtí aljanna tí Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run rí ẹwà rẹ̀ ابن جرير ومواقع حدثنا ابن حميد حدثنا يعقوب عن جعفر عن شهر بن حوشب قال طوبى شجرة في الجنة وني يجي كان الجنة كل شجر الجنة منها وني يجي الجنة لا ترى للتوى أوصانها من وراء سور الجنة وني igi rẹ̀ ogun ogun débi pé ó nà sóró débi àwọn آه، فنسي الجنة وهكذا روي عن أبي هريرة وابن عباس ومقيث بن سما وأبي إسحاق السبيعي وغير واحد من السلف أن طوبى شجرة من في الجنة في كل دار منها غصن منها وذكر بعضهم أن الرحمن تبارك وتعالى غرسها بيده من حبة اللؤلؤة وأمرها أن تمتد فامتدت إلى حيث يشاء, يشاء الله تبارك وتعالى وخرجت من أصلها ينابيع أنهار الجنة من عسل وخمر وماء ولبن آه المام ابن كثير wọ́n ni gbọ́n tún pè ní túbá gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ Abu Huraira àti Ibn Abbas àti Mughith àti Abi Ishaq àti àwọn amina nínú àwọn salaf ẹni pé túbá ní pé igi kan ní aljanna wọ́n ni ní gbogbo ilé kọ̀ọ̀kan aljanna ẹ ma rí ẹ̀ka rẹ̀ ẹ̀ka rẹ̀ ní ilé kọ̀ọ̀kan wọ́n ní àwọn apákanú àwọn olùmọ́sọ pé nínú àwọn salaf wọ́n ní Ọlọ́hun subhanahu wa ta'ala gangan ló gbé igi yìí fúnra rẹ̀ wọ́n ní látara látara kóró látara kóró èso tó sì pé ń tàn mẹ́nàmẹ́nà Ọlọ́hun bá wá sí paláṣẹ pé kó wọ́n ní ó sì wá jáde látara rẹ̀ àwọn orísìírísí odò odò aljanna alátara oyin nínú oyin àti ọtí tí è páyàn àti omi àti wàrà ọ̀rọ̀kọ́lá abdullahi ibn wahbi wani abdullahi ibn wahbi عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا طوبى شجرة في الجنة وني أولا ترى النبي صلى الله عليه وسلم طوبى إن تنقل طوبى وإيجي كان لا الجنة مسيرة مئة سنة وزيكي ينيره ينيتين وفي ينيجينيتا 100 years ni ثياب أهل الجنة تخرج من أكمامها حديث يتي جاء حديث طول الافيا وني أصوان الجنة أصوان وني جو مقبال الجنة لا ترى جيوت ما يؤ wani láti nínú rí agbawa mi wani anna rajulan qala ya rasulallah wani alákùnrin kan sọ pé tuba liman ra'aka wa amana bika wani alákùnrin kan sọ pé ah, tuba kuma befeni tó bá rí da nabi o tó sì gbàgbọ́ nù rẹ̀ qala tuba liman ra'ani wa amana bi anabi náà sọ pé a ah, bẹ́ẹ̀ni tuba kuma befeni tó bá rí mi tó sì gbàgbọ́ mi thumma tuba thumma tuba anábi ni a ah, lẹ́yìn náà túbá kọmọ bẹ̀fẹ́ nìyẹn lẹ́yìn náà túbá kọmọ bẹ̀fẹ́ nìyẹn thumma túbá liman amana bí wa lam yarani lẹ́yìn náà túbá kọmọ bẹ̀fẹ́ ni tó ṣe pé ó gbàgbọ́ nù mi kò sí rí mi qala lahu rajulun alákùnrin kan wá bèèrè pé wa ma túbá kí ni túbá 100 years ogún ọdún ní ìrìn rẹ̀ wọ́n ní thiyabu ahli aljanna wọ́n ní aṣọ àwọn ará aljanna takhruju min akmamiha wọ́n ní látara rẹ̀ ní látara ewé rẹ̀ látara ìntòrò kìríkà rẹ̀ ni wọ́n ti máa mú wọ́n ní àtàwọn ẹgbàwà mìíràn sí alimọ́ ibn kathir sọ́n gbàwà ah, ta'ala tí wọ́n fi sàlàyé a nípa pé igi kan aljanna na ń pè ní tóbá àtàwọn orísìírísìí ọ̀nà mí àtàwọn orísìírísìí nǹkan mí tí wọ́n tó tóbá sí ṣùgbọ́n gbogbo tí tán tó sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ sí rí tí kan sì takọra wọn ní gbogbo ẹ̀ so èdè Lárúbáwá gẹ́gẹ́ bó ṣe tú pé in tán pè ní túbá o alhusna dáadáa náà pè ní túbá dáadáa òun náà pè ní àtúbá so bí àlàyé hadithi gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn bí ìsìn láhì ta'ala inṣá Allah ta'ala ibi náà ni a ti dó kí Allah subhanahu wa ta'ala kú jí káyí ta sọ kó ṣe wá láǹfàní kí Allah subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́yìn tí ó ròdòdó tí ó sì lè tẹ̀lé kí Allah subhanahu wa ta'ala kó wọ́n ṣe wá lẹ́ni tí ó máa takò òdodo tí ó sì máa gbógun ti òdodo tí ó sì wò pé in tó ń wà náà lọ́wọ́ ma wà lórí ẹ̀ wọn sì ní tẹríba fún òdodo wọn sì máa àwọn bàbá àwọn lórí tó ń wá àbáwọn afá àwọn كو ولولو وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك الله وحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك